الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتكفى فالله وبا سبحانه وتعالى أترى لكم كاتي قفوا النبو محمد صلى الله عليه وآله وسلم إليتي أفعل لنيني يوم مبتلات الصوم أو أن كان ما أوجه ma yabtulu sọ ma yubtilu sawm kisman in tó ma ń bá àwẹ̀ jẹ́ nǹkan ọ̀nà méjì ló pín sí ma yubtiluhu wa yujibu al-qadaa faqat wa huwa wọn làwọn kan tó ṣe pé tíyàn bá ṣe yóò bá àwẹ̀ jẹ́ àmọ́ tíyàn ó ṣe ní ẹ̀yìn rẹ̀ wọn ni pé èyàn ó san èyàn gbọ́dọ̀ san ọjọ́ yẹn padà tí wọ́n ti wí pé èyàn gbọ́dọ̀ tẹ̀síwájú láti máa jẹun láti máa mu níjọ́ yẹn náà àkọ́kọ́ nú ẹ̀ ni al-aklu wa shurbu wa amdan wa alayhi tawbatu oní kíyàn máa máa jẹun kíyàn máa máa mú àbí kíyàn máa máa fa kíyàn máa fa nǹkan bí èyàn fa ṣìgá bí èyàn fa igbó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́sàáwẹ̀ tó bá ilé dánwò àwẹ̀jọ́ ẹ̀ ti bàjẹ́ ó gbọ́dọ̀ gba àwẹ̀ míì padà lẹ́yìn Ramadan tó fi di continue láti máa jẹun àbí láti máa mújọ yẹn kò wá ní ṣe bí àwẹ̀ yín kú ti bàjẹ́ kí fẹ́ ká máa jẹun lọ rárá ó gbọ́dọ̀ dáwó oúnjẹ ẹlẹ́ẹ̀kejì ni alkọ́yù amdan kí ẹ máa máa fa ibi kí ẹ tọ́ bọ́nà fún kí ebi wa fi jáde bí ẹ bá ilé bí irú ebi bẹ́ẹ̀ then àwẹjọ́ yẹn ó ti bọ́ mọ́yàn lọ́wọ́ ni ẹ ẹ̀ṣẹ̀ tó ní agbára ni èyàn ó ṣe taubá tó ní agbára èyàn wá san padà tí nǹkan oṣù tó bá lè dé àbí ẹ̀jẹ̀ ìbí mọ́ bẹ̀rẹ̀ sí ní máa yọ lára yẹn kò bá jẹ́ pókù ìṣẹ́jú kan àbí méjì títí tí ìṣínú òfi tó ìṣínú kù díẹ̀ kó tó báyìí èyàn rí pé yé ẹ̀jẹ̀ ní obìnrin àwẹ́jọ́ ti bàjẹ́ àmọ́wọ̀ lẹ́ṣẹ̀ ti ẹ torí ọkọ̀ lọ fà á àmọ́ ọ̀tún ìjọ yẹn gbà lẹ́yìn rọmọdọ́nù àwọn máwọn ọjọ́ tó ṣe kíni àhà fàídà tó ní àyàmín ó kọ̀rọ̀ ọ̀síjọ yẹn ma ṣe báyìí àbí àkọ́kọ́nu ẹlẹ́ẹ̀kejì wá ní ma yubtiluhu wa yujibul qada'a wal kafarata ó wá ní nǹkan mí tó ṣe pé tí ẹ̀bá ilé dẹ̀wò ní ọ̀sán Ramadan èyí ó san ọjọ́ yẹn padà ó tún wá san kàfàárọ̀ ó san ọjọ́ yẹn padà ó tún wá san kí ni yìí kàfàárọ̀tun àkọ́kọ́ ń bẹ̀ ní kí lẹ́nu kí ni kàfàárọ̀ a òun náà ni àkọ́kọ́ Ramadan tí wọ́n bí wasallam tí ẹni sọ pé alitajidu rọ́kọ́bá tó rẹ̀ tẹ́kọ̀ọ́ kẹ́ni ara sọ̀rọ̀kọ́ ni pé kíyàn fúrí rọ́kọ́bá ìgbà táwọn yamá fi ní ẹrú kíyàn tú ẹrú kan kíyàn túlẹ̀ tó jẹ́ mùsùlùmí rọ́kọ́bá tó mọ̀kúnmínà tó ní kíyàn túlẹ̀ tó yẹ báyìí àbí àbí kíyàn gba àwẹ̀ ọjọ́ àwẹ̀ 2 months sharon tatabirin 2 months tí ó tẹ̀lera wọn ẹ̀kẹta òní pé kíyàn fìdí ìyẹn so ọ̀sán ọjọ́ tó bàjẹ́ mọ́ lọ́wọ́ yẹn ó tún wá ṣe ìkan nínú àwọn nǹkan mẹ́ta ìbá ṣe tó tẹ̀lé ra wọn yẹ tó bá lè ṣe aláwọ̀kọ́ ó ṣe lẹ́ẹ̀kejì bó so àkọ́kọ́ nínú ẹ̀ aljima lágọ́ ìrìndà jùmọ̀ òun náà aljima òun ni kéèyàn súnmọ́ obìnrin kéèyàn súnmọ́ obìnrin Ramadan bẹ́ẹ̀ bá ilé dánwò kàfàárọ̀ tó ní agbára wà lórí ẹ̀ àwọn kẹtù wá jáde láwọn àsìkò kan tó ti Islam tó ti pé hadith tí bẹnu Sahih Bukhari àti Muslim òun ló fi kàfàárọ̀ òun ló fi rìnlẹ̀ kàfàárọ̀ nìkan sì kọ́ ní pé ọgbàwẹ̀ 60 days ẹ̀tún note ní kẹ́ ọ̀sẹ̀ kàfàárà kàfàárà ní kọ́ gbàwẹ̀ 60 days àkọ́kọ́ kí náà ń pè Islam fi àwọn kàfàárọ̀ ti sáwọn kàkọ̀ọ̀kan kí náà ń pè ní kàfàárọ̀ oníkẹ́ tí ó fọ nǹkan tí yẹn ṣe yẹn tí ó fọ ọmọ kìí ṣe bí ọ̀rọ̀ àwẹ̀ nìkan ló àbí kí èyàn búra kí èyàn máa ṣe èyàn fẹ́ padà ọ̀sẹ̀ kàfàárọ̀ ń bẹ ẹni tó bá rọ́hárọ̀ ìyàwó rẹ̀ ọ̀sẹ̀ kàfàárọ̀ kan tó lè súnmọ́ ìyàwó padà nínú kí náà ń pè ní àwọn ọ̀rọ̀ hajj àwọn ṣe hajj kan bẹ̀ẹ́ tí èyàn bá sì ṣe èyàn ó ṣe kàfàárọ̀ ń bẹ so kódà nínú tíra kútùbùl fiqh ẹ̀rì kìtàbùl kàfàárọ̀tì tíra tó ń sọ nípa àwọn kàfà nítorí tó bá sọ kàfàrà lọ́dọ̀ àwọn èèyàn ní ẹ̀sìn ààrẹ 60 days ààrẹ days david kanú wá jáde pé àgíní eh, kò sí tán pé kàfàrà kò sí tán pé bẹ́ẹ̀ kò ìgbàwó ó fẹ́ takó gbọ́ ayat nínú Qur'an àwọn ahadith tó fi rinlẹ̀ pé àwọn nǹkan bẹ tán pé ní kàfàrọt so ẹ jẹ́ ká Allah subhanahu wa ta'ala so eléyìí ni kí ẹ mọ́ dẹ̀wò Ramadan kí يوين فالكفارة أن عتق رقبة أو صوم شهرين متتابعين أو إطعام 60 مسكينا وبعضهم اشترط التركيب الكفارة aha so alimida ní pé alkafaru yan ko yan gbọ́dọ̀ sí lera wọn ni bí ó bá fáwọn yan lóúnjẹ náà bí ó bá fáwọn yan lóúnjẹ náà ko ke bia ẹ̀yin ó fún wọn lóúnjẹ yẹn náà tí ó tẹ̀lé ra wọn bí ó gba àwẹ̀ 60 yẹn náà kó jẹ́ pé 6 àwẹ̀ kin ṣe 60 gangan 2 months e an ko ọ̀run aida kó jẹ́ 30 àbíkó jẹ́ 29 ìtìwẹ̀ ní kó pọ́sù pé kí bí àwẹ̀ tí yóò padà gbà ó lè jẹ́ 60 àbíkó 59 àbí 58 but kó sà ti jẹ́ oṣù méjì èyàn lẹ́gbọ́dọ̀ láàárín ìyún mọ̀ gbà lọ ní day 1 2 3 4 5 6 7 8 ìyún wà gbà Ramadan ni ọ wá ní láti days báyìí Allahu Akbar naam so àwọn eléyìí ni àwọn nǹkan tí ó ba àwẹ̀ jẹ́ na ṣẹwàá bíbà àwẹ̀ jẹ́ bíbà àwẹ̀ jẹ́ wípé yóò bàjẹ́ tẹ́yẹ tí yóò ní tí ò ní ní àwẹ̀ rárá ni o ó wá láwọn nǹkan àmì tó ṣe pé òun tí ẹ̀ òun máa ń jẹ ládàá àwẹ̀ ni òun máa ń jẹ a òun ni kí ẹ máa pa irọ́ lọ́sàn àwẹ̀ àkọ́kọ́ nínú ẹ̀ ni à ń kọrin à ń wí kú wí lọ́sàáwẹ̀ wà láìmọ̀ bá wẹ̀ jẹ́ yóò mọ̀ jẹ rewardẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ so èyàn ń gbàwẹ̀ èyàn sì wà lásẹ̀mblì èyàn wọ́n ń gbàwẹ̀ èyàn wọ́n tàbí sáà ń sọ rẹ̀dẹ̀rẹ̀dán àwọn ọ̀rọ̀ ti gọ́ta àwọn ọ̀rọ̀ assembly gbogbo ẹ̀rin dẹ̀rẹ̀dẹ̀ ni ẹ́ anẹ́bìtì ẹ̀sọ́sọ́lọ́sọ́lọ́ pé ọlọ́ọ̀bá kórìíra ẹrú tó wà fárígì ẹrú tí ò níṣẹ́ ẹrú ẹrú tí ò mọ̀ tó kàn irú wọn náà ma ń dá wàhálà alẹ́ ṣe báyìí àbí Ànábì ní pé sọ́lá pé la fi amri dúníà wà la fi amri al-akhirah kò sí ibi iṣẹ́ títí wọ́n tí ó ti fún fámílì rẹ̀ jẹ́ kí n ó ni wọ́n sà ń ta ayò náà ni wọ́n kà sà ń ta ọpọ́n náà ni wọ́n kà ń ta bá fi di ọwọ́ rọ̀lẹ́ gbogbo reward àwẹ̀ ti fẹ́ tán àbí àwọn èèyàn ń fi ojú kó ìkókùkó pàápàá jùlọ èèyàn jókòó sínú ilé èèyàn wá tan tv èèyàn tan fíìmù èèyàn tan kàtúnù èèyàn tan ogbẹ̀ fáwọn ọmọ èèyàn wo owó owó owó owó èyí tó kúnà tọ́tún lọ bí sẹ́nà ọtún lọ bí ọtún lọ kókọ náà kí mo wá bí sẹ́wọ̀ ọtún sá padà wálé ọtún wá ń wo kíní náà ni gbogbo kíní ẹ̀kọ́ yóò mọ̀ bá àwẹ̀ jẹ́ a anẹ́bìtún sọ sọ́lọ́sọ́lá ń pé man lam yada qawla zur ẹni tí ò bá fi rọ́lẹ̀ wal amala bihi àti ìmá ṣiṣẹ́ àwọn ìwà òpónú tí ó bá fílẹ̀ lọ́sàn Ramadan laysa lillahi haja an yada'a ta'amahu wa sharabahu ọlọ́bọ̀ ò nídì kan fóúnjẹ àtómílẹ̀ o ìwọ́tọ̀ lè fi ìsọkúsọ lẹ̀ kí wá ní kan fi oúnjẹ àti omi kí ní kan fi lẹ̀ kí wá ló wúlò fún ọ̀ọ̀kan jẹun ọ̀ọ̀kan

jẹ́ kẹnu rẹ̀ ibi sẹ́tọ̀ wà náà subhanallah subhanallah subhanallah mọ́jọ dálẹ́nu rẹ̀ kò ní ìdíkọ̀ fòǹkà sí tó bá ti fòǹkà sí always wear as many as possible tó bá fòǹkà pé 120 lọ sí bídá lè yùn bọ̀ mọ́ sàmọ́ sọ́lọ́ tí ẹ la ilaha illallah la ilaha illallah bọ́sí wà lẹ́nu sẹ́ náà ni la ilaha illallah allahu akbar abọ́tún ọ̀rá pè wá sí wá sí gidi wá sí súnnà tààrà tí ẹ ṣe tákà ma bá àwẹ́yìn jẹ́ ma gbọ́ àlàyé ẹ̀sìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe ó yé báyìí àbí tọ́ àbí aláàkọ́ ṣàánú wa náà èyí tó kù ní umurun la tufsidu sawm àwọn kọ̀kọ̀ kan bẹ àwọn yẹlẹ mọ̀rù bí ó bàwẹ̀ jẹ́ bọ̀kù bàwẹ̀ jẹ́ àkọ́kọ́ al'aklu aw shurbi nasiyan mukhti'a aw mukhti'a aw mukraha fala qada alayhi wala kafarata li qawli sallallahu alayhi wa sallam man nasiya wa huwa sa'imun ó ní pé kíyàn ṣe mistake jẹun àbí kíyàn ṣe mistake mú nínú ọ̀sán Ramadan kò bá jẹ́ ó ní kanáà àmìyà tí wọ́n sọ kí ní ẹ̀fún pé àwọn méjì ni àwọn kan lọ wà ní school àwọn sáà ń wò pé àwọn lọ lé oúnjẹ àwọn bá ní ẹfún alóúnjẹ àwọn yẹn sáà ń wò àwọn àwọn gà sáàyàgbé sára ni láì <laughs> ẹfúnjẹ sí wọ́n tún rẹrin wọ́n sáàrà ọgbẹ̀ ó lágbára díẹ̀ wọ́n bá jòkó sínú ilé oúnjẹ ẹ̀ bẹ̀rẹ̀ sí ní ma jẹ́ ah àwọn ìsàn kọjá wọ́n wọ̀n pé ah ẹmà àwọn fi pé kí ló táwọn yẹn ń wú àwọn báyìí àwọn jẹun tán àwọn mumi àwọn ah wọ́n fẹ́ lè wọlé ẹmọ̀ kí dáwọn sẹ yóò yóò bí kí ẹmọ̀ kí ẹgbẹ́lẹ̀ kí ẹsàrí kó sínú ẹ̀ kí ẹsàrí dá ìpẹ̀ bọ́ra yìí Allahu nusa so kò sí tó sàrẹ̀ wọn wọ́n tún gbàwẹ̀ lọ tí wọ́n nù fa innama at'amahu Allahu wa saqahu Ọlọ́run ọba fún Ọlọ́run ọba kan máa fún ọ lóúnjẹ Ọlọ́run sì fún ọ lómimi ẹ́ yẹ kí àwẹ̀mí àwẹ̀mí irọ́ kò sí tó sí lókùnmà tí yóò bá ti máa mẹ́ so ọ nísànkọ̀dọ̀ ọ nísàwẹ̀ padà ara o kò sí kàfàrọ̀ kankan o tàbí pé eh, ẹgbà mi mo dárin kàfàrà eh, ẹ ẹgbà mi o ara inú ẹ̀yẹn pé inna Allaha wada'a an ummati al-khata'a wan-nisyana wa ma sukriwa alayhi Allah bá ti gbé kò fún al'umma mi in tán bá ṣe mistake ṣe àbí tán bá gbàgbé àbí tán bá jẹ wọ́n ń pa bóyá wọ́n jẹyàn ń pa láti jẹun wọ́n gbé bọ̀ sí ẹ̀ lórí báyìí ọwá jẹun ẹni ẹwà lọ tán mọ́ gbàwẹ̀rẹ̀ lọ kò sí tó sàwẹ̀rẹ̀ ẹlẹ́rìn àrí pẹ́ọ́dá tí máa ń jẹun lọ́wọ́ mú tó wá gbé síbì kan sẹ́nu mọ́ ààrẹ tí ẹlọ́kùn èyí tó tù wà mi kí ní ṣe kí ní kíni ọ tún náà ní sẹ́fìtẹ́ kó wà nù ní aslan èyí ó tún náà ní ọ fòmísà ọ sáré fi sí ẹnu ní òkè gbàtí mo tó wá jẹun báyìí sí mo lè fẹ̀kan sáré mú mi báwọn náà kí fi sin èyí tó wà ní

wọ́n ní ànítorí ànẹ́bí sọ̀sílásá pé man dhara'ahu al-qay'u ẹni tí ebi bá gbé wa huwa sa'imun falaysa alayhi al-qada ẹni tí ebi yẹn ló gbé kò sí tó sáwẹ̀ rẹ̀ ṣe bá yìn àbí amẹ́ tó bá ohun tó bọ̀lọ̀ fún báyìí ibi padà wá wá àwọn rẹ̀ bàjẹ́ kò gbọ́dọ̀ jẹun nígbà ní pé àwẹ́ ah, mo ti fàíbì wà báyìí àwẹ̀ mi ti bàjẹ́ lé ní àbí ìwà lọ ma jẹ mọ́sí omi láyé ọgbìdọ̀ jẹun wọ́n tó bá lè mọ́mọ́ tó bá lè bà àwẹ̀ jẹ́ inú ìyà tí sẹ̀rí òfìjọ́ ni pé ọgbùdọ̀ jẹun jọ yẹn náà ọgbùdọ̀ mọ́sí ọgbọ́n mi ah ibi ó pọ̀ jọ náà ọ láwẹ̀ <clears throat> القبلة للزوجة للشيخ والشاب إذا لم تؤدي للجماع fún sheikh ẹni tó bá ti dàgbà tí ò ní tí ò strong mẹ́ àbí ọ̀dọ́ tó bá kí bí òun lè kóra dúó kò sí tó sí ṣe báyìí àbí so kódà kíyàn fọwọ́ ka social distancing bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ìyàwó social distancing ò bẹ̀rẹ̀ so mùlámọ́sí nọ́mbà fọwọ́ kan kíní kan wọ́n jáde wọ́n kàwàrà mọ̀hánákọ̀ tí ò lọ fà ẹ́ tí ò ní steer èèyàn up àbí tí ò ní stimulate èèyàn ṣe báyàn àbí just normal fear kò sí pẹ̀lú ẹ̀ pà mú tí lọ sàárọ̀ kan tí là yẹn kàfọ́ kò sí tó sí kíkọ́ ọmọ akọ̀bìnrin ẹgbẹ́ ah ọmọ ìtì bàwọ̀ mi jẹ́ lé ní bá ah, ah, ara hù ah, ìyàwó sì náà ń sọ tọ̀ so nítorí àdífẹ́ ànábì Aisha radiyallahu anha wani kana rasulullah sallallahu alaihi wasallam yuqabbilu wa huwa sa'im ànábì a máa kíìsì wa ta ma ń gbáwẹ̀ sí tó ṣe wa yubashiru wa huwa sa'im wọ́n ma ń fọwọ́ kan ma ń mubashir ma'ana kọ́ kí kọ́ ma ń súnmọ́ wa hmm? bí kíyàn dì mẹ́yàn ṣá kò sí tó ṣe ìyàwó wọn ni wa àwọn tó bá mọ̀ kébùn ṣe rí tó ń bá lè fọwọ́ kan obìnrin bá wàhálà ní o kó yà tí wọ́n bí ó kí ni bí ó ṣe sọkún bẹ̀. alihtilam na harun wà lọ́wọ́ kọ́rọ̀ jalmani kíyàn ní wet dream lọ́sàn àwẹ̀ kò bà rọ̀jẹ́ kódà èyàn bá jí kíyàn wá rí yàtọ̀ lára yẹn èyàn wá rí pá ah, nǹkan jáde lára yẹn dásim tó bá jáde tó kí yẹn lọ ń súnmọ́ obìnrin èyàn wá lọ jámà obìnrin ṣe bá yìí àbí nínú ẹni khurujul maniyyi min ghayri ta'ammudin aw qasdin ka an yufakkir fayanzil kí àtọ́jáde lára yẹn tí èsì kí bí yíyàn mọ́mọ́ lọ fà kò bá ọjẹ́ hmm? kò bá ọjẹ́ kí bí yíyàn mọ́mọ́ note ìtú ẹkẹ́ gbogbo tó bá ti mú àtọ̀jáde bí yíyàn ilé mọ́mọ́ àwẹ̀rẹ́já bí yíyàn bá mọ́mọ́ àwẹ̀yọjá because gbogbo tó bá jẹ́ pé yìnká ìmọ́mọ́ yẹn Islam ti kí ni Islam ti gbé kú fún wa now nínú ẹni ta'khiru ghuslil janabati aw al-hayd aw an-nifasi min al-layli ila ba'da tulu'il fajri wal wajibu ta'jiluhu lis-salah kíyàn má tètè ẹ̀ pé kánípẹ̀ èyàn níyàwó èyàn wá súnmọ́ yàwó yàn ní tẹ́mù sáàrì tẹ́mù last stop láti mọ́ jẹun tó má ti pè wọn ó ti ṣeji ó já máa yàwó rẹ̀ before time yẹn time tó kò sí jù pẹ̀lú rẹ̀ time yẹn àbí àbí nífàásì rẹ̀ ti lọ àbí ìkan oṣù rẹ̀ ó ti cut ní time yẹn bọ̀ kò yí tí wẹ̀ ẹni tí jù kìí ṣe kí ni kò kẹ̀ tí wẹ̀ ni ó fúwa bọ́ sí time bóyó sùn gbàgbé matalan ó wá jí ní wúwo yìí báyìí kò láwẹ̀ lé ní àbí yíya subhanallah mi rántí wẹ̀ àti bọ́ sínú àwẹ̀ rẹ̀ dìbáì ìtẹ́ pé yóò mọ̀ pé òun wọ inú àwẹ̀ lẹ́ni tí ó ì tí ì mọ́ bẹ́ẹ̀nà àríbẹ̀kọ́ kò bàwẹ̀ jẹ́ òkú sí tó sí a tó rún sọ nípa nígbà Muhammad sallallahu alaihi wasallam àdífì yawa Aisha mọ̀mọ́wàmbì gan wọ́n ni hadith ya wa aisha àti ummu salama ibe kana yudrikuhu as-sawm al-fajr wa huwa junubun min ahlihi thumma yaghtasilu wa yasum ike al-fajr al-fajr ya ma diba nabi muhammad sallallahu alaihi wasallam wọ́n de ní janaba lára ṣé kò ba tó di pé sọ́nà kékèké ó yẹ ká gbọ́yé torí àìgbọ́yé ẹlòmíì ni yóò rò bí yóò láwẹ̀ ẹjọ́ òní ah, láwẹ̀ ẹ̀jà náà bá ń bẹ lára mi ah, ó dẹ̀ dùn mí gan sọ̀bátọ̀ ah, ìmọ̀ jẹun lé nínú ara ọ̀ní àwẹ̀ ṣe bá yà bí nínú ẹ̀ ni <clears throat> fi omi sẹ́ntẹ́ bá ń sàlùwàlá alìmọ̀tù oníkẹ́ yàn fi omi alistinshaq ní kíyàn fa omi sínú ẹ̀kútẹ́ bá fún ìṣẹ́ tíra sáàrá ìyàn mú omi sọ́bá ìyàn wà tí èyí tó kùlọ yẹn ìyàn wà fà sí mú díẹ̀ èyàn ó mọ̀ ẹsẹ́bẹ̀ ẹnu Ramadan náà hmm. àmì yóò ní jẹ́ púpọ̀ jù torí Ànábì sallallahu alaihi wasallam pé asbigil wudu wa khallil bayna al ẹ sí àlùwàlá yí kó dáa asbigil isbarul wudu ni pé ẹ jẹ́ kó mi kan gbara yín dáadáa gbogbo tó yẹ kó mi dé ẹ jẹ́ kó mi dé bẹ̀ gbogbo ojú gbogbo orí gbogbo ẹsẹ̀ ẹ má jẹ́ káyé yọ hmm? wa khallil bainal asabi'i àwọn ọmọ níka lọ́wọ́ ń bí lẹ́sẹ̀ ni ẹ tọ́ bọ̀ báyìí gbogbo ẹ̀ kó ṣe dáadáa illa an takuna sa'ima àyàfi tó akíbí ẹ̀ ń gbàwẹ̀ lọ́wọ́ tó kí bí ẹ̀ ń gbàrọ̀ lọ́wọ́ ẹ̀rà sí díẹ̀ kó mẹ́lẹ̀ bá sáwọlé náà ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀jọ nínú tí ó bàwẹ̀ jẹ́ tí ẹ̀lẹ́ máa ṣe lọ́sàn àwẹ̀ kò síjú pẹ̀lú ẹ̀ isti'malu siwak fi kulli waqt ọlé máa lo siwak ẹ́ pákò ní brọ́ṣì ní ẹ̀yẹn lè toothpaste kò sí tó sí kí bí ṣarìtì allá tẹ́dùkúlá dauf aljauf májẹ̀mú ní pé kò gbúdọ̀ bọ́ sọ́nà fún wọn ọ̀bọ̀ sára tọ́ sí díẹ̀ ọ́sàmọ́ sí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ́ ọ́sàrà fún mi fọ́ ọ́sùmọ̀ bá ti ẹ lọ kọ́ sí bẹ̀rù ọlọ́wọ́ bá kí ẹ máa ha ẹ́ omi ẹsẹ̀ mistake lọ omi ẹsẹ̀ mistake lọ wọ́n ló gbé lọ torí ayẹ́ máa ń tàà mọ́dà mistake gbígbá ìyá ah, eh, eh, eh, subhanallah ọ̀pọ̀ lè tàn mí ọ̀lẹ̀ tán lọ́wọ́ bá in tí ń bẹ nínú ọkàn rẹ ọlọ́bàá mọ̀ ọlọ́bàá mọ̀ pé ọmọ ọkàn sí bí pé kí ní pé ìyá mẹ́sẹ̀ o kọmọ́dà bí àwọn àtàwọn munafiki pé wa huwa khadi'uhum ọlọ́bá sí tẹ̀wọ̀n ọlọ́wà ní kí wa idha qamu ila salati qamu kusala riya'an yura'una an-nas wa la yadhkuruna Allaha illa qalila tọba wá dìde tán aláàfẹ́ kírun náà wọ́n dìde bí ọ̀lẹ́ báyìí náà ni wọ́n fẹ́ ṣe ríyáwù ní o àwọn dìde ń dìde pé káàyàn ẹmà káàyàn sáàrin ọpọ́n kírun náà kí ẹ sáàbẹ̀rọ ma gbomisẹnu lọ́nà tí ó sáré lọ tí wà díwà lọ tọ́wà ní pé ah, ó sí mistake ní balil insanu ala nafsihi basira nínú ọkàn rẹ̀ wọ́n mọ̀ pọ̀ sí mistake o mọ̀mọ̀ sí bẹ́ẹ̀ ni àwàrẹ ti bàjẹ́ jọyìn ọsàn jọyìn padà náà nínú ẹ̀ ni tàzábùkù tọ̀ámi bí ṣáríte alla yadkhula shay'an ila jawfi àwọn obìnrin lélẹ̀ yíwà fún èyàn lè tọ́ oúnjẹ wò so bí ẹlé fọ́sún jẹba ìkẹfì sẹ́rẹ̀ àwọn báyìí ẹ́ kò sí tó sí tí ò bá ti lọ sí ọ̀nà ọ̀fún ẹ̀mọ̀ àwọn ogun mẹ́mẹ́wò ẹ́ sí kí ní èso ti jẹba ọ̀ká fọ́nrẹ̀ rẹ̀ oníbẹ̀ṣe máa ń dáwọn máa ṣẹ́rẹ̀ ẹ́ wọ́n ti get 21 tamam so kò sí tó sí kéyàn tọ́wò tọ́wò kó lọ sọ́nà ọ̀fún kọ́ o tọ́wò torí ahán sí kí ní ìníyọ̀ tó tí ma fi sókè ẹ̀rẹ́ yóò sharpness yóò ah, ìyọ́wàm kí ní o kò sí tó sí kíyàn ṣe bẹ́ nínú ẹni al-iktihal wal-qatratu fil-ayn wal-udhun wa in wujida ta'muha fil-halq èyàn lè sí al-iktihal èyàn lè létí ró kò sí tó sí àwọn alẹ́lẹ́jọ̀nú náà lé ti ró àwọn ti ró fù àwọn ti ró àgbàbọ̀ nọ́mì kò sí tó ṣe kí ẹ̀rẹ́ fọ́kùnrin àtóbìnrin kò sí tó ṣe ó kẹjẹ́ pé tóbìnrin bá lè tú ẹnu pọ́nì láti bojú rẹ̀ nù torí gbogbo àwọn tó bá ti jẹ́ bí ẹ̀ṣọ́ àwọn tó bá wà nínú ilé nìkan láǹfààní àti rí kì í sàwátà ni ọ̀dọ̀ ọkọ nínú ilé

wọ́n ti already mú ti wọ́n dé pé tó bá lè lò wọ́n sí ọmọ ẹni ànù mọ́lò ẹwọ láwà ní dúdú Ànábì ìwé sallallahu alaihi wasallam àmọ́lẹ̀ tó bá ilé wé ọdí ṣíà fẹ̀kamáwé àwọn ṣíà so kò sí tó ṣe kí ẹ̀yàn lo al-iktihal àti eh, wal-qatratu fil ayn wal-udhun àti bí i àwọn bóyá fún ìyàn lógún kan ní drop bí drop ni àbí ear drop kò wà ń wújìdà tó ọmọ àfẹ́lá kò bá jẹ́ kí bóyá ẹ pé ó jẹ́ síra wọn ọba lọ fílẹ̀ lọ́nà fún tó bá fi nǹkan ṣe ti bẹ̀rẹ̀ pé èyàn lè fílẹ̀ lọ́nà fún ọba fílẹ̀ lọ́nà fún kò sí tó sàwẹ̀rẹ̀ torí ọ̀gbé kọjá ẹnu bí etí lọ fi sí ojú lọ fi sí kọ́tọ́kọ́tọ́ láàyìn ogun ojú àtọ́mà lógun ojú tó bá fọ́gùn sójú ó já sí bí ọ̀nà fún ọ alhukọ̀nù gọ́ìrùn mọ̀kọ̀ díyàtí bìjẹ̀mí ànúwàyà èyí lè gba drip lọ́sàn àwẹ̀ kò sí tó ṣe drip tí ò bá ti kí ń ṣe drip tó ma fi ń fúnyà lóúnjẹ ṣàkẹ́ drip oríṣìíṣì tàbá ní ògùn jẹjẹ báyìí ó ní drip tí wọ́n fún ni ó ma <laughs> ń fara ní nourishment wọ́n ma fi gbàtẹ́ ni ò lè jẹun tó bá rẹ̀ èyàn lè má lè gbẹnu lè jẹun so yíò tí ò bá ti kí ń ṣe bẹ́ẹ̀ èyàn lè gba drip ọ bá gba 1 million drip ẹ̀ẹ́tọ̀ ọlọ́run eh, dákọ̀ ṣàánú 1 million drip gbogbo fẹ́ ni ó ti kódà kò sí tí wọ́n ti so kò sí edip tí yẹn bá gbà kò sí tó sáwọ̀ yẹn má gbàwẹ̀ lọ́ntì ẹ̀ má gbàwẹ̀ lọ kọ ma gbá dìbì sí ọlára kò sí tó sí tí ò bá ti kí ń ṣe kílẹ̀ pé nourish tí ẹkì bí a yóò replenish eh, ara ẹ̀ yóò fún yà láwọn glucose àtàwọn kàtí yóò lò náà li'annaha wa in wasalat ila al-jawfi fa innaha tasilu ilayhi min ghayri at-tariq al-mu'tad omi kò bá jẹ́ bí a yóò dé ikùn bọ̀ kò gbá ibi tí nǹkan ma ń gbà kọjá kò gbá kọjá àbí kò sí tó sí so tó bá gba bòmí omi gba bí wọlé ni ó gbé tí wọlé ó gbójú wọlé ó gbà wọlé kò sí tó sí omi bẹ́ẹ̀ tí ò bá ti gba ẹnu wọlé èyí tó bá gbà wọlé òun náà ṣé kèkí ń ṣe tí ó fún yàn lágbà ṣé kì ń ṣe tó pé wọ́n fi replace oúnjẹ tó bá jẹ́ fi replace oúnjẹ ni ọ̀tún lè lò wà ílá èyàn lè ṣe kí ni èyàn lè lò nínú ẹ̀ ni pé bólòrò rí kìwà nà kọ́ọ̀mà kí yẹn gbé itọ́ àti kùnmi kò sí tó sí inú ọ̀sán Ramadan ẹ pé nọ́mì yóò tutọ́ ni kalgubar wànáwì àtàwọn kan tó pé kò sí bíẹ̀ sí fẹ́ dọ́gbọ̀n rẹ̀ gẹ́bí gùbárì bí eruku bí tẹ́gunkú bá wà eruku kàkó sí ẹ̀lú gbogbo ẹnu ogbọ́ ẹ̀ ẹgbẹ́ ò ti jẹ eruku díẹ̀ ọkọ́dọ̀ mọ́ fílẹ̀ mi pé lè mọ́rọ̀ dé àbúrúbù kíyàn lú àwọn oògùn tó sì pé kò ní gba ọ̀nà fún kọjá mímọ̀ example tamari mọ́kọ àwọn oògùn eléyìí ta ló máa oògùn tó pé kò ní gba ọ̀nà fún kọjá bí injection ẹ̀ abíkítú ni ẹ́ ewu ni ṣe oògùn bí a bí oògùn sójú egbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo yẹn ò bàwẹ̀ jẹ́ kò sí tó sí kí ẹ ma bá awuyan lọ ni nínú ẹni kọlùrù asinni au inzalu dami min al'amfi wal fami au ayi makanin na nínú ẹni kíyàn yọyin èyí lè yọyin lọ́sàn ramadan gba èyí yìí ń dùn mí ẹ̀dàkùn yìí kò sí gba tí ẹba ń yọ a wọ́n lè yọ nínú ẹni pé tẹ́jẹ̀ bá jáde lára yẹn jẹ́jáde ní mú jáde lẹ́nu ni tí ìbá ti pọ̀ kò sí tó ṣàwẹ̀yìn tó tó bá pọ̀ yẹn yóò wikí nìyẹn yóò fẹ́ gba pé kíyàn lọ jẹun nínú ẹni alìtìsáàlì lè tàbáwòdì wà láàtọ̀ṣì wà láàbùrì wà rọrì kí yàn wẹ́ fún pé yàn kan wẹ́ àbí pé nǹkan gbóná àbí ara mi ti fẹ́ ara mi ti gbẹ mọ́ lọ wẹ̀ ọ̀bá wẹ̀ látàárọ̀ dalẹ́ náà sọ̀rọ̀ ọ̀dọ́ kí ló kàn ni máa wẹ̀ lọ nínú ẹni Ramadan sawa an kana bil bakhuri aw dahni aw tib kí yàn lo pẹ̀ fún lo pẹ́ ó yẹ tọkùnrin bá lo ọkùnrin lè lo jáde àmóbìnrin lè obì tó bá lo pef inú ilé ní ó ti lù kò sí tó ṣe kó lónú ilé because attraction yẹn kọ́ inú ilé nìna ní kọ́ fà tó bá jáde ọmọ fà wọn necessary attractions ìbínú ọlọ́ọ̀bọ̀ ó dẹ̀ mọ̀ wà lórí èyàn gẹ́bà nẹ́bí sẹ́sẹ́ sallallahu alaihi wasallam bọ́ọ̀kùnrin kò sí tó ṣe kíyàn lo pef lọ́sàn Ramadan àbí kíyàn lo àwọn misk gbogbo àwọn nǹkan yẹn àwọn bọ́dí kíníyàn kíyàn ìtọ́mọ̀ fi síbí báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí tó

mo ń jẹun lọ́wọ́ omi wá ń bẹ lọ́wọ́ mi mo fẹ́ gbé sẹ́nu báyìí wọ́n kà pè wọn ni pé ah yé kí lálẹ́bì ni ọ ṣe mú mi ah ọ gbọ́mi yífa èyí tí ń bẹ lọ́wọ́ rẹ̀ hùn kí ló ṣe mú ah mo ti jẹun tán bí ó ti àwájá oúnjẹ tó bí i tí lè yẹn lọ mú ẹnu yóò bẹ̀rẹ̀ sí ni bó ṣe bó ó ti already gbé kò fẹ́ mú àbí Allahu Akbar àbúlẹ̀ ti lọ pé wọ́n ni ah lóòtẹ́ lọ ń pè báyìí náà èyí tó ọlọ́rẹ̀ kí lè ṣe Ànábì ní kí falyaqdi hajatahu mú parí ẹ̀ ìsìn tó ṣe yóòkù kẹ ní ẹ̀hẹ́ ẹ̀tọ́ wọ́n ti pè wọ́n already ẹgbẹ́ ìrùn so oúnjẹ tó bá wà lẹ́nu èèyàn èyí tí ìbálẹ̀ sáré parí àtòmí tí máa ń bẹ lọ́wọ́ yẹn rọ́ṣẹ̀ gúsùn tó sí ma àmìsáka bẹ́ẹ̀ni má ṣe mìsáka tamam naam nínú ẹni alhijama ẹni lè ṣe hijama ní ọ̀sán Ramadan ẹmọ hijama e bí àwọn glass wọ́n fi sí ẹlẹ́yìn báyìí tí wọ́n fi gba àwọn ẹ̀jẹ̀ tí ó ṣe dáadáa mọ́ lára yẹn ó ní alhijama ẹni lè ṣe ní ọ̀sán Ramadan li anna nabiyya sallallahu alaihi wasallam ihtajama wa huwa sa'imun ìdí nípa nẹ́bí sallásálá wọ́n ṣe ìjámà wọ́n dẹ̀ ń gbàwẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ni wọ́n ṣe ìjámà dẹ̀ ń gbàwẹ̀ lọ́wọ́ wà má hadith ẹwà rí hadith after all hajji wal mahjum ẹni tó bá ń ṣe ìjámà àtẹni tí ń ṣe ìjámà fún yà méjì ṣe kíni àwẹ̀ wọn ti já fahuwa mansukhun bil hadith alladhi qablahu wa ghayri wà tẹ́lẹ̀ aha an bi Allah kó ṣàánú wa eléyìí ni nípa àwọn àwẹ̀ Ramadan èyí tó kù ni àwọn siyamu tatawwu' wa fadlu àwọn àwẹ̀ su àwọn àwẹ̀ eh, sunna àti àwọn àwẹ̀ nafila àtàwọn àwọn láti ń bẹ fún dena sọ nípa itikaf àti a sọ nípa bá sì ma kàlọ̀ díẹ̀díẹ̀ nù títí bí a tàfi parí Ramadan ara ma kàlọ̀ díẹ̀díẹ̀díẹ̀díẹ̀ ṣe bá yìn àbí àbí Allah subhanahu wa ta'ala gbẹ̀rẹ̀ tàfẹ́ mú bẹ̀rẹ̀ nípa fẹ́ mú àwọn ẹ̀kọ́ before Ramadan àti àwọn ẹ̀kọ́ inú Ramadan àbí Allah kò ṣe dáadáa fẹ́ nìkọ̀kan wa kó Ramadan lọ wa Ramadan yìí náà ìgbà tàbà fi rí bí ọjọ́ mélòó kan ìgbà tàbà fi rí bí ọjọ́ mélòó kan a wọlé kan wà lára ah, kí náà ń pè àwọn onísọ̀pá tó báyìí pé ìjọba ìbáyìí gangan ni Ramadan ni ó jẹ́ nítorí kò sí nínú súnà nẹ́bà Muhammad bẹ́ sallallahu alaihi wasallam àwa sì ń tẹ̀lé annabi ní ojú méjèèjì àwọn òkè ń tẹ̀lé annabi pẹ̀lú ọwọ́ kan pẹ̀lú ẹgbẹ́ kan ẹn ká yọ ẹsẹ̀ kan síwájú ká wá mú ẹsẹ̀ kan sí ẹ̀yìn àwọn òkè ń ṣe bẹ́ẹ̀ bá a máa ń tẹ̀lé annabi sallallahu alaihi wasallam tààràtààrà tọkàntọkàn tẹ̀mítẹ̀mí pẹ̀lú gbogbo nǹkan tí gbogbo kódà dé pé àwọn mínú àfáà ń sọ wípé tó bá jẹ́ pé tó bá fẹ́ yayan ọfẹ́ kóòmù tàkí bí ó bèèrè pé dákùn sí ànẹ́bí ní mọ́ kóòmù rẹ̀ kọfí kóòmù rẹ̀ wà láàrín àwọn sọ̀hábà ní bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́ àwọn tàbírùn àfàn àwọn sálàf so ibá yẹn àbí so o ní pé ẹwà wà àwọn ìlúmí tó ṣe pé àwọn tí wọ́n ti mú àwọn alíhà mi nídẹ̀yìn Allah subhanahu wa ta'ala tí wọ́n jọ́sìn fún wọn dẹ́yìn Allah subhanahu wa ta'ala ìkanu wọ́n sọ gẹ́gẹ́ bí mọ́kànlá tó dọ́dọ̀ mi lánàá ó ní ẹni táwọn tẹ̀lé yìí tí ń ṣe zindiki wọ̀nyí Felix bàbá Felix yẹn ó ní tó bá polówó ná fáwọn àwọn sì wọ́ wallahi ó ní bẹ́ẹ̀ ni ó ní bó bá polówó ná fún wa tó ní náà ni ó ní o ọ̀rọ̀ rísẹ́ntì ni o ẹmọ kí ẹmọ sọ pé lóòtọ́ iná nì àmọ́ káfà yìí bá ní pé ẹwà wọná ó ní wọ̀lá iná làwọn wọ̀ in tí wọ́n ní wọ́n sàrí pé àbí àbí bàbá kí ní ṣẹbájọ̀ wà nínú náà sáà ní ìyínà wọn rẹ̀rìn <laughs> ṣẹbájọ̀ wọn bẹ̀ni ẹti rí tàǹsọ bá yà bí in tàǹsọ ló jẹ́ kò yẹ kó jọ lójú tẹ́nìkan tó bá ní pé ànẹ́bì ní báyìí láti mú mú rẹ̀ fi sọ fún ẹni ìfẹ́ kó yí wọ náà ní sẹ́ ah, àwọn yóò gbọ́ mi yé fa alẹ́ ni yìí fẹ́ kó yí wọ náà ní sẹ́ wallahi iná ọlọ́run fẹ́ kó yí wọ tẹ́tẹ́ bá ń sin ọlọ́run kí ló tó pé tọ́lọ̀ bá sọ báyìí ó ti yé báyìí àrí allahu akbar allahu akbar udhaifa bin al-yaman radiyallahu anhu wani al-munafiqun fi zamanina <clears throat> akhtaru min al-munafiqina fi zamanin nabi sallallahu alaihi wasallam wọ́n ṣe ra munafiki láyé tí wà yìí lẹ́yìn annabi wọ́n tún burú jẹ́ ìjọ munafiki láyé annabi lọ wọ́n ní kí nìdí ó nìdí nípa àwọn munafiki láyé annabi sallallahu alaihi wasallam wọ́n ń gbé ìwà mùnáfìkì wọn pamọ́ àmá wọn mùnáfìkì lè ní wọn ò gbé pamọ́ Allahu Akbar Allahu Akbar so ẹgbùn kama ẹ̀ àwẹ̀ Ramadan 20 kílẹ̀ ní Ṣàbán ẹ̀dàkù jẹma 20 kílẹ̀ ní 25 of Ṣàbán àbí tọ́ asínwò lọ 26 27 28 29 tó bá ẹ pé 29 a mọ̀ rí ti káwọn olórí àwa mùsùlùmí kìí sàwọn olórí àwọn kèfèrí àwọn kèfèrí náà retí àwọn tí <clears throat> wọ́n problem pẹ̀lú àwọn àwọn retí àwọn olórí mùsùlùmí kí wọ́n bá wa announce pé tọ̀ sáàrósù àbáàrósù ìntánàbí ni a ṣe nù jẹ́mọ́ ma ṣe nǹkan mi wallahi ìntánàbí ni a ṣe nù wallahi ìntánàbí ni a ṣe nìyẹ pé tó bá ti dìgbà báyìí ẹ̀ẹ́bẹ̀ ni tẹ́ bá ti tó bá ti di next day ní kó jẹ́ first of Ramadan sẹ́yìn tó wáfọ́nì ní sẹ́rẹ́ àwọn olórí àwọn láti ń tẹ̀lé Muharram Safar Rabiul Awwal Rabiul Thani Jumada al-Ula Jumada al-Thani Rajab Sha'ban ẹ̀dàkùn <clears throat> kí ló jẹ́ pé yíwa change Ramadan tó bá ti wá di Ramadan àwọn olórí láti wá lòlẹ́hìjá àwọn mùsìlìjún àìkírí wọn o àwọn munafikun àìrí wọn o àwọn zanadi kọ̀ọ̀kan wáfíd àìkírí wọn àwọn ọ̀tọ̀ ọlọ́run ọ̀tá rẹ̀ sàábé àwọn tán gbé ìyá lórí rẹ̀ àwọn níbẹ̀ ni ìyá gbọ́dọ̀ válù lọ <laughs> ẹni tí ń sọ kíní ti sọ kò lè sọ pé ìyá àwọn value ju bàbá dámọ̀ lọ́wọ́ láìkò lè sọ bẹ́ wọn bí lákó sọ bẹ́ tó bá ìdí sọ wallahi wọn kàfàrà rẹ̀ lọ́dọ̀ wọn ni àbíkọ́ níyàwó lọ́lá ju ilé tó wà músí ìjì yìí lọ Felix yìí Felix eh, aláìmọ̀ títí kó wá tó mẹ́kọ́ ní ìyá tó wó ó value ju Felix lọ in tí wọ́n fojú ẹ̀ rí àmọ́ ó níyàwó value ju Ànábì Muhammad lọ sallallahu alaihi wasallam ẹlákùn sójọ kò jọ wá lé kí mọ́ wò yẹn sórí Muharram bọ́ se ń bá se mú múmú àwọn kan ní wọ́n sọ fún wa sí ò tó mọ́ iṣẹ́ káàkiri ni according to the sultanate kìní kan ní ni first of Safari o èlé ni first of Muharram o kì ń sàwọn ilé ni wọ́n jòkó tó bá ti wá di time tẹ́lú pé ó dà pé attention gbogbo musulmi ó tún wà called àwọn tẹ́ ti ń ṣiṣẹ́ takuntakun nígbà táwọn musulmi pay attention ó wá di time tó pé attention body ó wà táàmù yẹn lè tún rí bí sọ àwọn èèyàn nù intermittent ìwọ̀n táàmù yìí ni o táàmù yìí àwọn yóò tún pay attention Ramadan ló ń bọ̀ yìí kódà Christian kò Ramadan bọ̀ wà bẹ́ẹ̀ lábẹ́ẹ̀kọ́ Christian kẹsí bẹ́ẹ̀ lọ́rùn lánàá mọ́tò tún ànà pẹ́pù tún wọn gbá afẹ́dá ìjọ òun làwẹ́ àmọ́ ní ẹ̀ríkà mọ́ next week so Christian pàwẹ̀ ń bọ̀ wá olóṣàmù pàwẹ̀ ń bọ̀ wá everybody pàwẹ̀ ń bọ̀ wá so ìgbà yẹn látún lè rí bí sọ àwọn èèyàn pé bóòlà ṣe tún lè gbé wọn kó lọ́dọ̀ ànábí o tó ti pàwọn tí wọ́n ń tẹ̀lé wọn náà mọ̀ pé inú náà ni wọ́n ń kọ́ àwọn lọ alákò tó sọ yẹ́ káwọn yẹ mọ́ ilẹ̀ lókún bẹni pé eh kí ló sọ yìí ó ní tí bàbá tó bá anybody <laughs> àwọn kan ní 18 àwọn kan mú 19 a sì pé ní tẹ́ ń lò ní kò wà perfect zọ́nù rẹ̀ ń lò a níbi ní àjòkó lórí yẹ̀kínì ni ẹ lọ àwọn tí wọ́n lọ wò wọ́n ti mẹ́ta ti lọ ń wò wọ́n jòkó ti báyìí tó bá ti bí ọwọ́ ọ̀gọ̀ yọ́n ti mọ́ táìmù tí ó súnmọ́ káwọn orí oṣù wọ́n lọ jòkó síbẹ̀ iṣẹ́ táwọn gbànù ẹ́ wọ́n a jòkó ti láwọn ẹ́ńjì táwọn náà fi ń wò kò sí tó sí àwọn engine yẹn because ṣebí ó rẹ́tù láàrín nìsá ni kò sí tó sí but in tẹ́yìn lò astronomical calculation tẹ́yìn lò in tó pé ẹjọ mọ̀ ẹmù yóò mọ̀ fi rí a ni ó ya ẹwò ànígbà nífà in gún máa lè ikún tí kùrùkùrù ojú sánmà bá wá bò ìtú ẹni kó pọ́sùkù ti wà ń bẹ̀ torí àwọn ilé ìmọ̀ sọ pé tẹ́bá ní kẹ́ ẹwọ́jọ́ta mọ́ bẹ̀rẹ̀ àwẹ̀ oṣù táà ń oṣù ó kàlà clear àbí ó sọ́kọ́ di oṣù jọ kejì ìṣẹ́kọ́ ẹkẹ́ Ramadan láti bẹ̀rẹ̀ láti jẹta ìwọ́lọ́mọ̀ yùn anẹ́bì nífà in gúnmà alaykum tí kùrùkùrù bá bò ìtú ẹgbẹ́ kọ́dà kò ti wà ń bẹ́ àmọ́ nǹkan ti bò ààrí anẹ́sẹ̀ṣọ́ láfàwẹ̀ àrùsù anẹ́bì ní kẹfà akmilu iddata Sha'ban 30 ẹ pé Sha'ban 30 ẹ wá máa wò tẹ́lẹ̀ bá wà láyé anẹ́bì yóò sọ fà náà pé yóò rọ́ àṣẹ́yútọ̀ sọ́run ànábí ó wà láyé yóò mọ́ súlẹ̀ bó sì wà kan fún wúra rẹ̀ wọ́n pé sánàbí lè wà láyé gbáṣíwà lẹ́nu kánàbà ní pé báyìí láìsẹ́ kánàbà àmúlẹ̀ ni àgbà kíni ẹni tí ó jù dúrù kòwé síràn lọ a bàbá rẹ̀ náà láwọn dúrù Ànábì wá pín Ànábì fáwọn kan púpọ̀ àmì fáwọn kan kékeré inú àwọn èèyàn Felix yìí bóhùn sí dìde ń bẹ̀ lọ́jọ́ náà lọ́nà ó náwọ́ sáà nẹ́bì báyìí wallahi ó ní ìdìl ya Muhammad ó tó lákọ má ben ó ní sẹ́dẹ́dẹ́ wọ Muhammad yìí fa innaka lam ta'dil aláìsẹ́dẹ́dẹ́ ni wọkùnrin ṣe ń pín táwọn ilé náà fi sáìsọ́lé náà nù man ya adil in lam adil ta ni ó ṣe dédé tí n bá ṣe dédé èyí tẹ́ kí ọlọ́ọ̀bá tí ń bẹ lókè sánmọ̀ fọkàntán mi allahu akbar ọ̀gá àwọn felix ń sọ morí mọ́tò kan jẹta ẹmọ tó ń sọ bẹ̀ ni ó ní ẹ ṣe kí ló wà bí kíyàn progress kíyàn tó lọ́wájú kí ṣe káwà jòkó sójú kan pé bá nẹ́bí ṣe sọ́ọ̀nà láti máa ṣe a ní láti progress ṣe ìwà mọ́ ń pòkẹ́sì sínú nẹ́ni jẹ́mẹ́ ẹgbọ́n ìrun tàà ń kí iná ẹnìkọ́ padà dé lọ́la pé ah, ìrun tàà ń kí iná ó sì ń kí láti ayé ànẹ́bí ni ẹbá ájò kó bá ṣe wọ́n kí náà ní ni èmi ti ṣe machine kan AI mo ti fi AI build machine kan tí ó pé kódà yóò lọ mọ kírun fún wa èyí tá mọ́ fi forí kẹlẹ̀ ọkọ̀ ní nìdìbákàn tó sójú kan báyìí náà ni tàbá ti machine yóò máa wùkú ṣẹpá òwèrè mílè ronú kan ṣẹrú machine kan ah, ni a sáwà jòkó tí bẹ́yìn sí láyà nẹ́bì ẹwọ́n tán sọ lé nìbáyìí náà sí dẹ̀dẹ̀ ní ká jòkó tí bẹ́yìn sí láyà nẹ́bì náà bẹ́ẹ̀ ni o dẹ̀dẹ̀ ni o nítorí Islam ti pé látàyà nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam àfi tó bá sọ pé Ọlọ́run ò mọ̀ tí ó padà ṣẹlẹ̀ later kò wá incorporate sínú Islam yọ wá ló ti pé Ọlọ́run parọ́ fún àbí ànẹ́bì náà pàkọ́fà pẹ́ islam ti pé islam ti pé bọ́bá ṣe ṣe láì gbà láyé ṣe dìsìn má gbé nǹkankan míwá astronomy náà wà láyé ànẹ́bì àwọn scientist ń bẹ gbogbo àwọn philosophy greek ń bẹ náà wọ́n ń sin planet láyé ànẹ́bì bẹ́ẹ̀ látàyé ibrahim alayhi salam bẹ́ẹ̀ ni 19 sin planet 19 sin àwọn ẹgbẹ́ kìníkà ilé ni Pluto ilé ni Jupiter ilé ni Saturn ilé ni kìníkà wọ́n ń jọ́sìn fún wọn láyà láyà Nabi Ibrahim náà àwọn Khaldawiyun gbogbo àwọn Greece civilization ti wà before Nabi gbogbo àwọn àwọn kéèké wọ́n ti jòkótà philosophy yìí aṣọ́wọ́ ká mọ̀ wo àwọn planet ká mọ̀ wo àwọn oòrùn òṣùpá ìràwọ̀ wọ́n ti wà látàyè ìgbà yẹn náà tó ti bẹ́ẹ̀ Ànábì sọ fún ẹkẹ́ báyìí ni ẹ̀yin takọ́ ní pé bẹ́ẹ̀ kọ́ à nígbà dé kí ó pè yín kẹ́ ní kó yí wọnẹ́sẹ̀ a ní ẹgbẹ́ kan ní wọ́n sọ́jọ́ ní olóò ẹ ọ́nà ẹ̀ọ́dá òun kò túbá ẹ mọ́ dánú ó ní iṣẹ́ tí bàbá àwọn ṣe ànábì ọlọ́run mi ó àtífù ẹ̀ náà bẹ́ẹ̀ni ọlánàbí ọlọ́run ẹ̀ ni ó sọ kí tó òun náà ní sọ́njọ́ ni pé tó bá gbà Abubakar ò lọ́lá ju bàbá tèmi lọ́wọ́ bàbá àti ẹ sàábé kan ò lọ́lá ju bàbá tèmi lọ bàbá mi lọ́lá ju ẹni bọ̀ náà sàábé lọ sẹ́rin gẹ̀ráyà rí sáwọn tẹ́yìn àjò kò ti tẹ́yìn wà tọ́mọ wà jọ ẹ̀rù ju ilé tí ó dákùn wa mùsùlùmí ẹ máa retí máa mú dé tìkalẹ̀ máa retí sultan hafidhullah àwọn ni àwọn olórí gbé síbẹ̀ pé kó máa jẹ́ olùṣàkóso àwa mùsùlùmí àwọn olórí ìlú tá wà tí ń ṣe Nigeria àwọn ni wọ́n gbé sí ìnchájì wa kìí ń sàwọn ilé ìná gbé síbẹ̀ kò kàn wá pẹ̀lú àwọn ilé àwọn tó lórí bá gbé síbẹ̀ làwó tẹ̀lé ìyẹn ni ó unifẹ́ ẹ̀ẹ́dẹ́pẹ̀ mọ́ pín ilẹ̀ Yorùbá ọ̀tọ̀ kí ni gbogbo rẹ̀dẹ̀ náà kí ni jàìlíyà ẹ̀ ṣe Islam wáyàtọ̀ ni táà bá ah irú ẹ̀yìn náà sọ ẹ Ìlọrin ẹ̀sì báwọn Fúlàní ní darí Ìlọrin kí ni gbogbo rẹ̀ dẹ̀rẹ̀ yẹn Fúlàní Haúsá Yíbò ṣé mùsùlùmí ni ọmọ ìyá wa ni àwọn kì í segregate based on tribe Ọlọ́run sọ ní Qur'an ya ayyuhan nas Ọlọ́run ni mo pẹ̀yẹ èèyàn gbogbo èèyàn èèyàn gbogbo èèyàn tẹ́tígbọ́ mùsùlùmí ni ó kéfèé ní ọtẹ́tígbọ́n tí ó fẹ́sọ̀ inna khalaqnakum min dhakarin wa untha Ọlọ́run ni mo dá yín látara ṣùgbọ́n wọ̀kọ̀ bá ilẹ̀ tààrọ́fù mo wá mọ̀ọ̀mọ̀ mo dá yín ní tribe ìjọ ẹ̀yìnkan mo dá ẹ̀yìnkan Yorùbá mo dá ẹ̀yìnkan Láwúsá ẹ̀yìnkan Ìgbò ẹ̀yìnkan Tífì ẹ̀yìnkan Fúlàní ẹ̀yìnkan Tápà lè tààrọ́fù kẹlìbà dára yín mọ̀ láàrin Yorùbá ẹ̀tùwà different Yorùbá Yorùbá Èkìtì Yorùbá Ìbàdàn Yorùbá Ọ̀ṣun Yorùbá Ọ̀yọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀tùn ní bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ láàrin náà ẹ̀tùn láwọn ìdílé ìdílé agbolé agbolé agbolé nínú agbolé ẹ̀tùn ní family family àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ṣe báyìí àbí kẹlìbà dára yín mọ̀ ó dùn dára mọ̀ ju wákàn jẹyọ kan pọ́n sangili ti lọ ẹgbà tún yàtọ̀ kọ́lọ̀ wá tún yàtọ̀ bá ṣe tí mọ́ ń rí atúmọ́ jọra wá ayé báyìí àbí ọlọ́ni lè tààrọ̀ fún kìí sí lè tàfà ọrù kìí sí kẹmọ́ bí ṣe Allahi atqakum ẹni tí fi ń bẹ̀rù tí fi ń lápọ̀lé jù lọ́dọ̀ ọlọ́ọ̀ba òun lẹni tó bá bẹ̀rù ọlọ́ọ̀ba jù nìyí ẹni tó ibo ni tó bá yíbò ló jẹ́ mùsùlùmí gidi tó dúró ti ọlọ́run wà láwọn èèyàn rí kò bá jẹ́ yorùbá ní wọ́n ń ṣe àbáwúsá ní ṣe rẹ̀dẹ̀rẹ̀dán òun lẹ́ni bí so ẹwọ́ kí fi ń segregate based on ilẹ̀ tribe language kíní kan lá islam ò fẹ́ islam ò fẹ́ kódà ìpèpè jahiliya ẹ̀sìn ẹni tó bá ti wọ́lù tó bá jẹ́ onísúnnà mùsùlùmí gidi tó jẹ́ yíbò àbúkọ jẹ́ ọmọ kàlàbá kàbùkọ̀ ọjọ́ ma ẹdó ẹ̀bí ẹni gbẹ̀ tó bá ti wá alápẹ̀lẹ̀ èèyàn yọ tó bá jẹ́ èèyàn ọ̀dọ́ wa ọwá ń gbógun ti Islam yọrọ ọ̀tá Ọlọ́run ni ọwọ́ a sì mọ́ ọlọ́ta bẹ́ẹ̀ náà Allah kó ṣàánú wa ẹlẹ́ẹ̀kejì ní note ká tó lọlé nínú ẹ̀dàkùn wọ́n ní ọ̀rọ̀ wọ́n ní ọdún ọdún òfùkan àti àgbákò kan bẹ̀tẹ́ fẹ́ sí ní ọ̀la lè tó ṣe pé kò sí ká máa ṣàlàyé lọ́dún so ní pé kínáǹkẹ́ ọdún valentine gbogbo àwọn ọdún tó ṣe pé orí bú àtòfò ló bí gbogbo àwọn ọmọ yìí ti ń ra aṣọ pupa kalẹ̀ ìwọ náà sì dákẹ́ wọ́n ti ń ra aṣọ náà kalẹ̀ aṣọ pupa àtàṣọ kíní wọ́n ti ń ra kalẹ̀ wọ́n ti ń kọ sórí status pé wù ìbí my van ìwọ òbí ọsì ń wù rẹ̀ ọ lè kó àwọn sùfàáwì ọ lè kó wọn láọ́ ẹ̀yìn ọ lè dá wọn lákẹ́ àbúkọ kó wọn jànú gbogbo àwọn ọdún yìí àwọn ọdún tó pó nípìlẹ̀ kúfù àti ìpìlẹ̀ ẹbọ wọ̀láìlà ọdún yẹn ẹlẹ́kùn ọdún ìṣkù ọdún ọdún kì í ṣe ìfẹ́ sẹ́fẹ́ náà ń pè yẹn ni ọdún desire ọdún wípé ọdún wípé a ti ń ṣe zinebo lájọ iná a tún wá ń sọdún pé ah zinebo mo lè ṣe lẹ́yìn náà wọ́n lọ́la ni Allahu musta'an kọlọ̀n Ọlọ́run sọ wa idha marru bil-lagwi kirama ọlọ́n láwọn tí wọ́n yí kí ń fojú wọn wo aburú tán bá dẹ̀ kọjá mi tẹ́ ti ń sọ àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ tẹ́ ti ń kọ orin tẹ́ ti ń sọ ìsọkúsọ tẹ́ ti ń sọ̀rọ̀ zìnà mọ́wùrò kèrọ ọmọ wọ́n mọ́ ń kọjá pẹ̀lú ìjì ní wọ́n ìdúnbẹ̀ wọ́n lọ Abdul Malik bin Al-Habib <clears throat> wọ́n ni ẹmọ́ ìrìnà ọlọ́ pẹ̀lú àwọn nǹkan tó bá ní ṣe pẹ̀lú ọdún wọn níjọ́ níta New Year a mẹ́ṣà àwọn ọ̀rọ̀ tó pọ̀ gan nípa àwọn ọdún tí wọ́n ń ṣe yìí ṣe bá yẹn àbí so a dẹ̀ a mẹ́nubà gan like a sọ̀rọ̀ ń parí gan tó lágbára gan nípa ipé hey àwọn ọdún kìí ṣe ọdún gidi tó yẹ kí mùsùlùmí máa ṣe kódà èèyàn gan kìí ṣe kí mùsùlùmí nìkan èèyàn human gan as a human being so valentine day wọ́n máa ń pè ní z valentine's day wọ́n ní ibẹ̀ ní àwọn àwọn onífẹ́ àwọn olùfẹ́ àwọn kí lẹ́ ń pè olólùfẹ́ wọ́n máa ń fi ìfẹ́ ìfẹ́ òfò àti ìfẹ́ iná tán ní ẹnu àfihàn hàn síra wọn gbogbo àwọn ìṣekúṣe gbogbo àwọn ọ̀nà ìṣekúṣe tó ma ń gbáyà ìṣekúṣe òun wọ́n ma ń bẹ̀ so ọdún ìwá ni ó ní pìlẹ̀ níbi ọdún àwọn Róòmù tán pè ní Lupercalia wọ́n ma ń ṣe ní ibi mid-February náà ma ń ṣe ń gbà yẹn ṣe bá yàbí that's mid-February because only February is 28 days so on 14 that is middle of February ọdún àwọn olóòsà àwọn ẹlẹ́bọ ni ṣebọ́ tí lọ́ọ̀ ṣẹbọ mọ́ kọ́nà tó wá ní pé kírísítẹ́nì wọ ṣebọ́ ọlọ́ọ̀sọ̀sà tó ráyìí mọ́ fi kíní gẹ̀rẹ́ Islam ló ní kẹmọ́ sí ṣe kírísítẹ́nì ní kẹsí in tí kírísítẹ́nì go fàyè gbà kẹ́yìn gan sí ṣebọ́ là ń sọ méjì ní gbogbo à ń jẹ lẹ́dẹ́ ó sì tẹ́ǹjẹ́ kí ṣe kírísítẹ́nì gan fàyè inú ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ lẹ́yìn jẹ lẹ́ni ẹ̀mí òkùnkùn tó lẹ́ ẹ̀mí òkùnkùn tí wọ́n lórí òkè lójúmọ́ ẹ̀mí òkùnkùn kú o ń bẹ́ ọ sì ń jẹ lẹ́dẹ̀ ẹ̀mí òkùnkùn ní okùn mẹ́gbà tó sì ń jẹ lẹ́dẹ̀ ẹ̀yà kan mọ́ tara wa kí ní ni àwọn Quran àti nínú Bible zina ò kódà ìyá zina nínú bíbélì nìkan lẹ́kọ̀pá wọ́lọ́ lọ́wọ́ Leviticus ìyá zina nínú bíbélì nìkan lẹ́kọ̀pá ẹ́ tó bá wo kí o tó bá wo bíbélì nìkan yójú rẹ̀ ni <laughs> wọ́n tó òun o ẹ yójú rẹ̀ o ti kí báyé ó yé ó ní ẹgbẹ́ ìwọ́n mọ̀ bó ṣe padà neutralize lè ní pé ah, ẹ̀ẹ́ you know it's because you are a Muslim that is why you don't want to do Valentine it's because ìwọ mọ̀ Muslim tó bá jẹ́ Muslim ìwọ lọ́wọ́ àmọ́ jẹ́ yíwọ́n pé Islam ò fàyè gbà ìṣẹ̀bí Christian ìwọ náà Christian tó fàyè gbà má Valentine mọ́ má ṣe mọ́ kò so wọ́n wá ní pé òun náà sára ibi pé wọ́n wá padà sọ díjọ́ romance ọmọ fi ń romance bí ké ọjọ́ ìsọkúsọ ìṣẹ́ pé gbà wọn mọ́ tí wọ́n ń tọ́nu lé tó bá jáde bá ìjọ valentine wọ́n mọ̀ àwọn ọkùnrin mọ̀ approach wọn wọ́n mọ̀ sọ ọkọ̀ tí ó dá sí wọn àwọn ọ̀rọ̀ ìhòhò ara wọn àmọ́ obìnrin náà mọ̀ rẹ́rìn kí ah, bọ́dá kí ní ẹka ayé àwọn ọmọ rẹ̀ ti fẹ́ bàjẹ́ dànù ni tó bá wá yá tamatiwa tí wá òun àtàgbé òun kọ́ ló lóyún òun kọ́ ọmọ náà ní mẹ́ tó fún lóyún ta ló ta ló lóyún ẹ àwọn bọ̀dá yìí kan àwọn bọ̀dá yìí ni àwọn bọ̀dá mélòó lọ náwọ́ sí àwọn bọ̀dá mẹ́wàá ẹgbẹ́ ọmọ yìí ṣe di pangolo wọ́n láàrín program kẹta mọ́ sí lórí rédíò bẹ̀rẹ̀ àwọn olùmí ò tó wá kóra wọn lọ ta ló ta ló ṣe kíní kan fún àwọn bọ̀dá kíní kan wíwá àwọn òbí ọmọ tó jòkó òbí ìyàmìnà àmọ́ ọ̀rọ̀ wọ̀pẹ́ ah ẹsẹ̀ kí ní pẹ̀lú ọmọ mi ìwọ́n tó ẹkán lù ìwọ́n tó ẹkán mọ̀ lórí prógámì ṣe èní ni wọ́n ṣẹ̀ṣẹ̀ mú rí àwọn ìrìnkún tọ́mọ̀ ẹ̀rìn ọmọ ń jáde kọmọ mẹ́lẹ̀ kọ́fà ara dada ẹfọ́ ẹjí káwọn yìí rìn ìrìn ọmọlúàbí náà kódà yàtọ̀ sí kí mùsùlùmí níyàn ìrìn ọmọlúàbí necessity kóbìnrin wà kóbìnrin ní modesty àwùjọ normal standard àwùjọ ní kóbìnrin wà modesty kìí ṣe pé islam tún wá mú tó tún lè gani normal moral standard ní kóbìnrin ní modesty kóbìnrin mẹ́jọ obìnrin ọmọ tí ó mọ̀ rìn ìzìnà tí ó mọ̀ rìn ìkúrin ìrìn kọkùnrin pè mí ìrìn gidi kódà kó mọ́ jẹ́ mùsùlùmí normal standard ló yẹ kó jẹ́ normal igbá ah, ah, ọmọ léèrè lọ́mọ yìí ọmọ léèrè ni ọmọ dáadáa ni ọmọ léèrè ó yẹ ká fi lè fi ròyìn ká tó sọ pé mùsùlùmí ni àbí kìí ṣe mùsùlùmí ó yẹ kẹ́lẹ́kọ́ wọ́n pọ̀ ọmọ dáadáa lọ ẹkọ́ mọ̀ ẹbẹ́ kìí sọ mọ́ kìí sọ wọ́n ránù irú àwọn ọmọ ẹbẹ́ tọbajẹ́ kódà tọbajẹ́ Christian Islam ní Muslim lè fẹ́wọ̀n ibi tí because wọ́n ọmọ ẹbẹ́ nǹkan padà sí Islam náà ọmọ tí òbí tọ́ dáadáa tí wọn kì í gbà kó rìnrìn kún rìn wọn gbà kó sì kúsì ó ti wá di ṣètọ́n ti mú aláwùjọ dáadáa ẹni tó máa ṣe wá sí kọmọ́ síbájú aláwùjọ ní ojú àfẹ́sẹ̀ gbọ́ ọ̀nà an bí Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa so ọjẹ́ kádó bí insha Allah ẹ̀dàkùn gbogbo àwọn ọdún yẹn gbogbo bí tọ́ bá ti rí ìwọlọ́wọ́jọ́ wájú ọlọ́run tọ́ bá ti tọ́ bá ti ń ṣe kíní kí máa ọmọ rẹ̀ pé ibò rẹ̀ ń lọ ọlá ẹ̀ gbọdọ̀ gbọdọ̀ jáde nú bèèrè dúó tí wọ́n lọ́rùn kò sáyè هذا وصلى الله وسلم على محمد وعلى آله وأصحابه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته